نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعرض آه، فنوبة سبحانه وتعالى tó ṣe ní ìrọ̀rùn fún wa láti fi àwọn ọ̀rọ̀ ayélẹ̀ àwọn ìdú ọ̀rọ̀ ayé ìsáré níbẹ̀ láti wá ìmẹ̀ nípa ìsìn ọ̀nà ọba subhanahu wa ta'ala ilé yorí náà lárí o látọ̀dọ̀ ọba so torí ẹni tó bá mọ̀ pé nǹkan bọ́ fún òun ni ó le bá so ẹni tí ò bá kákún sọ̀rọ̀ ayé náà ní ọmọ bá lọ so kò sì ní mójútó ìmọ̀ ẹ̀sìn so lásìkò tó ṣe pé àwọn fítànù pọ̀ gan àwọn àdánwò pọ̀ gan lásìkò wọ̀nyí àdánwò pọ̀ gan àdánwò pọ̀ gan àwọn àdánwò ṣàhọ́wátì ni so táwọn ti fẹ́ ẹnu tí yíò ma fi yànà tí ọlọ́wọ́ bá fi fúnra rẹ̀ ní sóró àbí táwọn ṣubuhat tó lágbára gan lásìkò wáyé so tó ṣe pé yíò ma fi ìwá ìmẹ̀sìn òdodo èyàn ma fi fọ́ dánù so irú àwọn jùkú báyìí òun ló dá kí èyàn invest àsìkò rẹ̀ ní gbogbo àsìlá investi time wa yálà àmọ̀ àbámà so investor ni gbogbo wa lórí gbogbo time wa lónìí so bí capital ni fún wa so intẹ́nikọ̀ kan bá invest sí tọ́ yóò padà bá wájú ọlọ́run so ọlọ́run ọba sì yẹn rán wa létí pẹ̀lú oríṣiríṣi àwọn ọkú tó ń ṣẹlẹ̀ láti pé gbogbo wa náà padà lọ lójọ́ so àwọn ọmọdé ni àwọn àgbàlagbà ni so pàápàá jùlọ lásìkò yìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà gan tí ń bẹ̀rù fẹ́ mara wọn pé à báwọn táwọn sí ń máa sí ń kú yìí bóyá gbà tí wọ́n náà ti tó nìyẹn so yẹn ní bùkátà láti wá ìmẹ̀sìn so kí a má fi àìmọ̀kan lòsẹ̀mí kí a má ẹni tó bá gúnrí kò níbi ìrántí ìmì ọlọ́wọ́ bá so fa inna lahu ma'ishatan danka ìgbésí ayé rẹ̀ yóò fún pínpín gan gbogbo nǹkan tí èyàn bá lè rò pé èyàn go through nínú àdánwò ayé ni bóyá in tó jọmọ́ màlíyà ni so tó bá yí pé ó ní ìrántí ọlọ́wọ́ bá nú ó ní pláàni pé tọ́lọ́wọ́ bá nú orílẹ̀-ńlá ni ó torí gbogbo nǹkan tí èyàn bá máa go through fúngbà díẹ̀ so bọ̀ sí ẹ̀rí àwọn tó bá yí pé kódà bóyá ọlọ́run bá fi ayé fún wọn so but gbogbo ẹ̀ náà èyí tán fi rántí ọlọ́run bá kékeré ni so ìyà ni lódòdó alaikum salam wa rahmatullah so àti ràtà mú lọ fọ́ra ọ̀nà ni ojú méjèèjì ní tìró so torí pé ó ma jẹ́ kójú tutù so bá wọn fà sí ma ń sọ tíra nìyẹn so ní pé takhilul aynayn so in tí ó jẹ́ kí ojú rẹwà fi sharhi aqidati ar-Raziyayn níbi ìsàlàyé aqidati ar-Raziyayn so bá sí ma ń sọ tíra nìyẹn so ẹwọ míza ti lárúbáwá tó ní so ní pé wọ́n sọ tíra pẹ̀lú nǹkan tó wù wọn tí ẹ bá fẹ́ tí ẹ bá ṣe pé bí fẹ́ ma kọ fiction léèbó tó bá lọ sọ ó kọ ó kọ̀wé tó bá kọ lélè ilé ìbò wọ́n wò pé ń ṣe ń síyé ni so wọ́n wò pé ń síyé ni so but ẹwù mísà tọ́lọ́wọ́ bá fún so wọ́n ni àtàrífù ìtafẹ́ wo lónìí nígbàtà ti wo tẹ́rìjámà àwọn mẹ́rin tí a ní bùkátà láti wọ́n a fẹ́ mọ̀ fúnra wa nípa tíra yìí gangan wọ́n ni hadha al-juz'u wọ́n ni abala yìí yatadammanu wọ́n ló kó sínú i'tiqad as-salaf àkídà àwọn salaf àti sọ́kà àwọn salaf ahli sunnati wal jama'a àwọn tí wọ́n jẹ́ onísúnnà tó sì jẹ́ pé àwọn ni wọ́n wà papọ̀ lórí òdodo yuhkihi so ẹni tó gbáwa ibn abi hatim òun ló gbáwa an abihi ó gbáwa látọ̀dọ̀ bàbá rẹ̀ wa abi zur'a àti látọ̀dọ̀ Abu Zur'a rahimahumullah kọlọ̀bà kó kẹ gbogbo wọn haythu dhakara níbi táwọn méjì <clears throat> tó ti ń dákọ i'tiqad al-a'immati àdìsọ́kà àwọn ẹni síwájú qablahuma síwájú tí wọn wa man adraka àtàwọn tí wọ́n bá so min ulama'i nínú àwọn olùmọ̀ fi zamanihim nígbàtí wọn fa idha huwa i'tiqadun fa idha huwa i'tiqadu jami'ihim ó wá sí pé àti sọ́kàn gbogbo wọn ni lam yakhtalifu fi wọn ò sí yapa ń bẹ̀ walam yadtaribu bẹ́ẹ̀ sì ni wọn ò lọ́wọ́ mọ́ bọ̀ pẹ̀lú mínà ti mọ̀ òdòdó bọ̀t òní yìí máa kìíní wala máa ahlil haq wani idh kana sabiluhum nígbà tó sì pé ojú ọ̀nà wọn النقل والاتباع أو إذ كان سبيلهم النقل والاتباع nígbà tó ti pé ojú ọ̀nà wọ́n òun ni ẹgbàwá àti ìmá tẹ̀lé wọ́n ni lalfikru wal ikhtira' kèése ìmá rórí àti ìmá hunkan ara ọ̀ annakul wal ittiba' ìtọ́nà bá ma fi ma ń gbìyàn ganiya so tí ma fi ma bẹ̀nà kúkúrò bá kó fúyẹ̀ ní àtibá tó lágbára kèsì pé ìtìrọ̀ pé èmi náà fẹ́ máa hùn kan èmi náà máa àgbọ́dọ̀ ma o wọ́n ni wa ala dhalika sāru atbā'uhum wọ́n lórí eléyìí náà ni àwọn olùtẹ̀lé wọn rìn wa lā yazālu fil ummati wọ́n ni kò yẹ kò wọ́n ni wọ́n kọ́dẹ̀ ihtawa hadal juz'u wọ́n ni abala yìí juz'u so wọ́n ó ní báwọn sálàfù sí ma ń sọ tíra ẹbá àná sí ma ń sọ lónìí pé matinu gbogbo ẹ̀bá yẹn so wọ́n ni juz'u wọ́n ni asfar wọ́n ni ah, kílẹ̀kọ́rẹ̀ so oríṣiríṣi àwọn bá náà sí safru làwọn ma ń so jam'u rẹ̀ ni asfar so wọ́n juz'u náà juz'u làwọn ma sí risala lónìí so risala àbí matinu so juz'u la ma ń pè wọ́n ta ma ní kataba juz'an so in ta ma ń pè ní risala lónìí wọ́n pè bẹ́ so wọ́n ni wa qad ihtawa hadha al-juz'u wọ́n juz'u yí kó sínú ala mujmali i'tiqadi ahli sunna lórí ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́kà àwọn ahli sunna fa awwalu ma dhakara in kala kọkọta méjì dákọ rahimahumullah rahimahumullah kọ́nà bá kó kí a méjèèjì mas'alatal iman alamari ìgbàgbọ́ thumma al-qur'an lẹ́yìn qur'an thumma al-qadar lẹ́yìn ọ̀rọ̀ qadar thumma takallama ala sahaba lẹ́yìn wọ́n sọ̀rọ̀ pa àwọn sahaba fa dhakara mas'alatal tafdil wọ́n dákọ̀ ọ̀rọ̀ ìgbọ́lá fún wọn àti tó pọn dandan sí àwọn sàhábà lápapọ̀ thumma takallama lẹ́yìn náà méjì sọ̀rọ̀ ala sifati Allahi ta'ala nípa ìròyìn ọba fadhakara fadhakara al-ulu wọ́n dákọ gíga ọba so الرؤيا àti ìrí Ọlọ́run Ọba والكلام àti ìsọ̀rọ̀ wọ́n ní ثم تكلم lẹ́yìn wọ́n sọ̀rọ̀ على مسألة وجود الجنة والنار nípa alamari bíbẹ̀ aljanna àti iná wa abadiyyatihima àti bí ma bẹ̀lọ bèèrè méjèèjì wa sirat wọ́n sọ̀rọ̀ nípa asirat so afara walhaud abata walmizan osuwan wa shafa'a àti ìṣipẹ̀ fi ikhraj usati al-muwahhidin níbi yọ àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn olùmọ́nà ọ̀bálẹ̀ ọ̀kan ṣoṣo sàwálẹ̀kùsà ẹ̀rà minanna yẹsà so kó nuna wọ́n ni wà adhabi al-qabri bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa ìjìyànú sàárè wà múnkara wà nakir àti múnkara àti nakir wọ́n so wal ba'ath àti gbẹ́ndẹ̀ walhukmi fi ahli al-kaba'ir àti ìdájọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ gbankọgbì wa ashabi dhunub àtàwọn ẹlẹ́ṣẹ̀ thumma dhakara lẹ́yìn àwọn dákọ̀ shay'an min huquqi awliya o awliya'i umuri muslimin wọ́n dákọ̀ ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ olùjẹ́ olórí alámẹ̀rí àwọn musulmi wa ma yajibu lahum àti nǹkan tó pọn dandan fún wọn wa ma yakhtassuna àtàwọn nǹkan tó dásà lẹ́sà fún wọn ثم ذكر لينا ودكوا كيف تج كيف تجرى أحكام المؤمنين أو كيف تجري أحكام المؤمنين ومعاملتهم بوني إدجوا ومؤمنين بوني وسجاتي بانلو وبين الصواب في حكم دعوى الإيمان ونوى وصل يتطف يتبع مني بإكي أكمل إيمان so ní pé ìsọpínyàn ní iman wọ́n ni thumma takallama so tó nínú àwọn masáyìí táwọn murji'a àti wọ́n tàtọrọ kọlọ̀bẹ̀ ni so wọ́n ni thumma takallama ala abrazil firaq ilẹ̀ na wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìjọ tó hàn jù al-mukhalifa tí wọ́n yapa di ahli sunna sí àwọn ahli sunna wa fassala al-kalama fi mas'alati al-qur'an lẹ́yìn wọ́n yẹ̀nà náà ọ̀rọ̀ nípa qur'an so wọ́n yọ̀rọ̀ náà ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú Qur'an wọ́n ni thumma dhakara ibn abi hatim an abi wọ́n ni lẹ́yìn náà ibn abi hatim wọ́n dákọ̀ látọ̀dọ̀ bàbá wọn alamati ahlil bida àpẹẹrẹ àwọn aládàdálẹ̀ wọ́n ni wà khatamaha bi tahdhiril imamay wọ́n ni lẹ́yìn náà wọ́n parí rẹ̀ pẹ̀lú ìkìlọ̀ àwọn àwọn aṣíwájú méjèèjì kò níbi min ilmi kalam kò níbi máa kalam kó níbi philosophy so kí a ma kọ́ philosophy fi wẹ́sìn fi wá mẹ́sìn so wàtẹ̀ṣìdìdì fíhì àti ilé lórí ìmá wá torí pé ma ń sọ́yàn di kèfèrí ni wọ́n ni walamma kana hadha al-juz'u jami'an wọ́n ni nígbà tó sì pé abala yìí ó kó sínú àbí ó kójọpọ̀ li'atiqadi al-a'immati as-salifin al-akhyar àti sọ́kọ̀ tí wọ́n jẹ́ àwọn ẹni tó lọ́lá jùlọ harasa ulama'u ahli sunna àwọn ulama àwọn ulama ahli sunna wọ́n sojú kòkòrò wọ́n sì gbìyànjú ala riwayatiha láti gbáwa wal ihtifali bihi àti ìgbárùkùtí wọ́n ni farawahu al-hafiz wọ́n ni al-hafiz ó gbáwa abul sharhu usuli i'tiqad so alhafiz abul qasim hibatullahi wọ́n ní fi siyaqi dhikri i'tiqadi a'immati ahli sunna níbi ìmú ẹgbà wa ìdákọ̀ àwọn ìdí àti sọ́kà àwọn ẹni síwájú nínú àwọn ahli sunna wọ́n ní faqala wọ́n sọ pé akhbarana muhammad ibn al-muzaffar wọ́n ní muhammad ibn al-muzaffar ó fún wa nírò al-muqri'u ẹni tó sì pé ó ma ń ká haddathana al-husayn wọ́n ni al-husayni ó gbáwa fún wa so ibn muhammad ibn habash al-mukri'u qala haddathana abu muhammad abdurrahman ibn abi hatim qala sa'altu abi wa aba zur'a so an madhahibi ahli sunnati fi usul ad-din wa ma adraka alayhi al-ulama fi jami' al-amsar wọ́n ni òun bí bàbá òun bẹ́ẹ̀ sì ni òun bí abu zur'a an madhahibi ahli sunna nípa àwọn ojú ọ̀nà àwọn ahli sunna fi usuli din níbi abala ìpìlẹ̀ sin wa ma adraka àti nǹkan táwọn méjèèjì bá alayhi al-ulama tí wọ́n bá wọn olùmọ̀ lórí ẹ̀ fi jami'il amsar ní gbogbo olú wa ma ya'taqidani min dhalik àtàwọn nǹkan tán ní láti sọ́kàn ni faqala wọ́n wá abu muhammad bin abi hatim wọ́n ni abu muhammad bin abi hatim ó wá sọ pé wà bihi aqulu ana oníṣẹ́ wárí gbogbo nǹkan tí wọ́n sọ yìí bẹ́mi náà ṣe sọ nìyẹn so àwọn ẹni síwájú rere wọn ò ní kúnú láti sọ òdodo ẹmọ́jà sọ pàwọn náà sọ nǹkan tó sọ kọmọ̀ sọ pọ̀ ọ̀dọ̀ rẹ̀ láti mú oye wà bihi aqulu ana yàtọ̀ sí yẹn tó bá tún rí sórí tó sọ yẹn ìtẹ́mi ọ̀rọ̀ tèmi náà yàtọ̀ sí kèèsì pé ní kí a eh, èmi náà ti ń láwọn iṣu ọ̀kan pẹ̀lú ẹ̀nà tẹ́lẹ̀ ti ń láwọn iṣu pẹ̀lú ẹ̀nà tẹ́lẹ̀ ṣíṣù ṣíṣù yìí ti kọ́dì ara kèèsì yìí ti kọ́dì ó o ń ṣe bákan bákan kò fún mi lọ́wọ́ tó só èmi náà ti ń ní bákan bákan pẹ̀lú ẹ̀nà tẹ́lẹ̀ ó sọ báyà rí tó sọnù mo mọ̀ pé yóò sọ ọ̀rẹ́ so àwọn sáràfọ̀ orí bẹ̀rọ so àwọn náà ni wà bí i àkúlù ana sẹ́rí tán sọ yìí ní tèmi náà sọ nìyẹn in tí wọ́n sọ yìí nínú àdìsọ́kẹ̀yìn in tèmi náà sọ so eh, ibn abi hatim ló sọ yẹn abu ali ibn habash al-mukri wọ́n abu ali nínú àwọn rọ́wí òun náà ni wà bí i nìyẹn wà ibn muzaffar ibn muzaffar náà sọ pé wà bí i àkúlù in tèmi náà sọ nìyẹn wa qala al-Lalikai wọ́n ní al-Lalikai náà sọ pé wa bihi aqul in tẹ́mi náà sọ nìyẹn wọ́n ní wa isnadu al-Lalikai wọ́n ní isnadu al-Lalikai ila ibn abi hatim lọ sí ọ̀dọ̀ ibn abi hatim sahihun thabit eh, wani huwa abu الدينوري so قال فيه الخطيب البغدادي وني الخطيب الصوني قالكني أبو بكر الدينوري وني كتبنا عنه وني أقولات دوري وكان شيخا صالحا وني أقبافاني olùsídáadáni fábílán ẹni ọlọ́lá ni sọ̀dúkọ́n ó tún jẹ́ olódodo wọ́n ni wà wásọ́fà ibnul jazari wọ́n ni ibnul jazari ròyìn bilhazki ní pé wọ́n mú bèrèbèrè wọ́n proficient wani wal hussein ibn muhammad ibn habash wani huwa abu aliyin addinauri al-mukri wani rawa an abi ya'la al-mausili وابن صاعد وغيرهما وقال فيه أبو عمرو الداني وني متقدم في علم القراءة وني أني سواجني في وعليكم السلام إراسا وني متقدم في علم القراءة ولني سواجني في ما كي كان كان so níbi ìmọ̀ kíkà nǹkan so al-muqri'u olùnìyànú ní Kùránì náà pẹ̀lẹ̀ so àwọn tánmà ń kọ́ àwọn ní Kùránì so wọ́n ma ń pè ní muqri'u so wọ́n nù àwọn èèyàn ní Kùránì àwọn èèyàn ó ká wọn ó ká fáwọn so wọ́n ni fi ilmi al-qira'a nípa ìmọ̀ bí yàn sí ń ka Kùránì wọ́n ni perfection kese kaka balabala o ara ó gbajúmọ̀ pẹ̀lú kíni wọ́n ni thiqatun ma'mun wọ́n ní ẹni tẹ́yàn fọkàntán ni ẹni tẹ́mi balẹ̀ sọ́dọ̀ rẹ̀ ni wọ́n ní wa qala ibn al-jazari wọ́n ní ibn al-jazari sọ pé havikun wọ́n ní wa proficient o mú bèrèbèrè expert ni so mutkinun ẹni tí ó perfect nǹkan wọ́n ní mamin tariqi lalikai rawahu ibn qudama wọ́n ní látọ̀dọ̀ lalikai ibn qudama ló ti gbáwa fi ithbati sifati نبي ترى إثبات صفة العلو ومن طريقه الذهبي وني لا تدعى الله لكينا الذهبي نتبعوا سو في علو وني نبي ترى العلو للعلي الغفار سو للعلي العظيم نفسه وني وقد تابع وني أبا علي الحسين بن حبش أبو الحسن علي بن عبد العزيز البرذعي رواه من طريقه الحافظ وني متابعه so mutaba'a kí ni wọ́n pè ní mutaba'a nínú ma hadith eh Abu Sufyan hmm, kí ni wọ́n pè ní shahid kí ni wọ́n pè ní tabi'a hmm. na tó bá jẹ́ tàbí yẹn bá jẹ́ tàbíà náà ẹ́ kí ni àtọ̀lá ní tàbíà àti shahid ẹ abu ẹ afọ́bùsàlá kí ni tàbíà inú ma hadith wani a

ẹ̀yìn bí ẹ̀ tún bí èmì náà padà náà tàbí alábẹ́rẹ̀ ok ṣáhìdì wọn kọ́ ẹgbìyànjú ẹgbà so tàbí òun ni pé hadithi yẹn a rí tọ̀rí ìkìmí fún ọyí so a rí kíni a rí tọ̀ríkì mí fún ara wọn tàwábíà fún oye so a rí kíni a rí àwọn ojú ọ̀nà mí fún so ojú ọ̀nà mí látọ̀dọ̀ aliyin aliyin aliyin al-hussein ibn habash oye so a rí ojú ọ̀nà mí fún so onan pè pè ní tàbíà so bọ̀ shahid bí tábíyàn ṣe ní ṣe pẹ̀lú matinu ní ṣáhìdì ní ṣe pẹ̀lú ẹbí eh, tábíyàn ṣe ní ṣe pẹ̀lú isnad ní ṣáhìdì ní ṣe pẹ̀lú matinu tí ẹ oye so ṣáhìdì òun ní ṣe pẹ̀lú kíni òun ní ṣe pẹ̀lú matinu ni pé a rí ní tó jọ so bọ̀ tábíyàn isnad mi tó wá so ṣú fún kíní ẹ so àbí fún ẹniyẹ àbí fún àwọn ẹniyẹ so ní tó wọ́n bẹ̀rẹ̀ wọ́n ni wà kọ̀ tábà àbà aliyin al-hussein wọ́n ibn habash wọ́n ni abul hassan wọ́n ni abul hassan ali ibn abdulaziz al-barza'i so ni rawahu min tariqi fil hafiz wọ́n lẹ́n tó gbà wá látọ̀dọ̀ tí ẹ̀ òun ni abul alla alhamdani wọ́n ni fi fútíyà wa jawabuha fi dhikri al wa dhammi ikhtilaf wọ́n ni àwọn fatawa nípa àtàwọn èsì fún so nípa ìdákọ̀ àwọn àdìsọ́kàn àti ìbẹnu àtẹ́lù ìmọ̀ pínyà wọn ni qala akhbarana wọn ló fún wa ní ọ̀rọ̀ Abu Talib so wọ́n dákọ̀ isnad wọ́n ni ma'a ikhtilafin yasir wọ́n ni pẹ̀lú àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ wa isnaduhu sahih wọ́n ni isnad rẹ̀ dẹ̀ síkín ó ní àlàáfíà so isnad ti Abul Hasan Ali ibn Abdul wọ́n ní wàrọ́wà hádà ní àtẹ́kọ́d wọ́n ní bá kanáà wọ́n tún gbà wá an abi talib al yusuf aidan abul qasim ibn ibn bush so wọ́n ní wọ́n gbà látọ̀dọ̀ talib al yusufi so al yusufi oye so abu talib al yusufi so aidan wa abu wa abul qasim ibn bush so wọ́n ni akhrajahu al-hafiz al-dhahabi fi al-arsh so wa fi al-ulu so wa fi siyar so wọ́n ni wa rawa ibn qudama min tariqihi wa min tariqihi al-dhahabi fi al-ulu qala so bakina àwọn gbawa wa isnadu ibn qudama thabitun aidan so wọ́n tún dákọ̀ àwọn tí wọ́n gbawa látọ̀dọ̀ ibẹ̀yẹn wọ́n ni wa naqala hadha al-i'tiqad كله الإمام أبو الفتح نصر بن إبراهيم المقدسي كما في مختصر الحجة على تارك المحجة صوت وني أبو الفتح نصر بن إبراهيم المقدسي وني مختصر الحجة so wani wọn summarize ta tan pè ní alhujja ala tarikil mahajja wani wa naqala faqrat wani wọ́n tún gba àwọn abala kọ̀kan wọn wọ́n ní sheikhul islam ibn taimiyya wọ́n ní ibn taimiyya so wọ́n gba àwọn abala kọ̀ọ̀kan wọ́n nù rẹ̀ so ẹwọ ilé ìfi hàn pé ibn taimiyya nìkan tó ma ń gbárùkù ti ma gba ìmọ̀wà látọ̀dọ̀ àwọn sálàfún kìí sẹni tí kẹma ń ara àwọn yẹmú kẹma ń wò bóyá ibn taimiyya bóyá ọ̀rọ̀ ni o ẹ̀rí ni bámú ah, fi correcting àwọn áójú tẹ́lẹ̀ yóò fi correcting so wọ́n wá ṣe wọ́n wá ṣe kíni wọ́n wá ṣe tarjih so wọ́n ní fi majmu'il fatawa wọ́n ní wà fi bayani talbisil jahamiyya wọ́n ní wà fi dar'i ta'arud al-aql wa an-naql ẹwọ̀n kẹ́ wà dúró tíra tí Ibn Taymiyyah àti dákọrẹ̀ so bóòlì yóò sì á fẹ́ máa sọ̀rọ̀ lónìí tí ẹ̀ so ara o so wọ́n ni wà fi qa'idati mukhtasara fi ta'ati wujubi fi ta'ati wujubi ta'ati Allahi wa rasulihi lil wulati al umur wọ́n ni bákaná wọ́n ni وقال في وهذا مشهور عن الإمام عبد الرحمن بن عبد حاتم من وجوه وني ابن تيمية الصليين ببيان تلبيس الجهمية ونبه tẹ́lẹ̀ yìí tí àkídà yìí tí risala yìí tí jùzú yìí tó ti rẹ̀ látọ̀dọ̀ ibn abi hatim wọ́n ní wa naqala minhu kadhalika ibn al-qayyim wọ́n ní bákan ibn al gbá wa látọ̀dọ̀ wọn fi ijtima'i al so bákan a sawa'iq al-mursala wọ́n gbà wọn bẹ̀ náà tahdhibi sunani so bákan wọ́n gbà wọn bẹ̀ wọ́n ní wa tujadu li wọ́n ní àkídà èyí ó rí fún nuskhatun khadiyya wọ́n ní èyí ó rí manuscript fún ذكر ذلك العلامة الألباني wọ́n ní Sheikh al-Albani dákọ̀ rẹ̀ في مختصر العلو نبتات سمرايزي العلو تي الذهبي ونقال رسالة ابن أبي حاتم هذه محفوظة في المجموع في, في, في المجموع وني risala ibn abi hatimi wọ́n ló wà preserved níbi compilation 11 fi zahiriya ní library zahiriya fi akhir kitab níbi ìgbẹ̀yìn tírà uh, zuhudu thamaniya mina tabi'in níbi ìgbẹ̀yìn tírà uh, zuhudu thamaniya mina tabi'in ni a sọ kúnyà kan wà tó kọ tàrin tó kọ àti dákọ̀ rẹ̀ síwájú tẹ́lẹ̀ tàlásọ kókọ ẹ̀yàwó sáà tàlásọ kókọ زهد الثمانية من التابعين أتقول زهد الثمانية من التابعين أتدقى سواجب أتدقى تلعي سواجب تعالى سبوك أبو حاتم ما أصبت أبو حاتم ليس بأبي حاتم أو هو أبو حاتم أو هو أبو حاتم زهد الثمانية من التابعين الشوف أبو حاتم يا أبو الشوف ẹ̀kàn sáà kò sí nínú gbogbo àwọn tàbí dákọ̀ síwájú kò sí èyí tí ó kọtíra zúdò kò sẹ́kù bẹ́ẹ̀ sí gbáyé zood tí wọn oye so kẹ́ sáyé ìmá bí àwọn èèyàn kí oye so social media tún ti ó jẹ́ kó rọrùn fáwọn èèyàn láti do ní bára oye so social media jẹ́ kó rọrùn fáwọn èèyàn láti do ní bára pé ma tọrọ kí ma tọrọ jẹ so yí tán nabi sallallahu alaihi wasallam kìlọ̀ fún wa tó kìlọ̀ fáwọn sahaba so ayé ìbíntín náà ni so bẹ́ẹ̀ ni kọ́nà ọba pèsè fún yàn ní tó ma jẹ́ káyọ̀ rọrùn ní téyàn ní fi máa nàgà sọ́wọ́ àwọn èèyàn so téyàn fi ní ìsìgìná téyàn fi lè fèsì ẹ̀sìn ọ̀tọ́nà ọba ti fún yàn so àbí ìmọ̀bá tọ́nà bá fún yàn ma kéyàn yọnú sí ìwọ̀nba láyé yíò so téyàn bá sì ti lọ ó ti lọ náà gbogbo téyàn bá ní téyàn bá ń wọ́rí fọ́mọ ọjọ́ téyàn bá ni ó agbọ́dọ̀ sẹ́ti láìfà àmà mi kí tó lọ sẹ́ti gbogbo ẹ̀ ẹwà rẹ̀ ni tọ́nà ọba ti bùkún tọ́nà ọba ti ṣàánú gan òun náà tó ń lé ayé so ẹ̀rẹ̀ lómi náà tọ́líbùn ilmi ó ti sọ social media di pé ibn abi hajim lọ́kọ̀ọ́ ọ̀yẹ́ so ibn abi hatim ni wọ́n ni àṣẹ́kù bí wọ́n fẹ́ mú muqaddima wọn báyìí wọ́n ni lẹ́yìn bá tí wọ́n ṣe khutbatul hajjá wọ́n ni amma ba'd fa inna as so wọ́n ni thumma amma ba'd hadhihi risala wọ́n ni risala yìí ìwé pẹ́lẹ́bẹ̀ yìí allati natawalla sharhaha èyí ta fẹ́ dáyàkọ ìsàlàyé rẹ̀ àà ni aqidata ar-raziyayn so in tí mo gbà lérò ní pé aqidatu Raziyayn wọ́n ní asluha su'alun wọ́n ní ìpìlẹ̀ tíra yóò wọ́n ní a ìbéèrè ni wajjaha al-Hafiz wọ́n ní al-Hafiz Abu Muhammad Abdurrahman ibn Abi Hatim li abihi wa Abi Zur'a ó dájú rẹ̀ kọ bàbá rẹ̀ àti Abu Zur'a rahimahumullah wọ́n mutadamminun thalatha masail wọ́n ló kó àwọn alamari mẹ́ta mi an usuli din níbi ìpìlẹ̀ ẹ̀sìn wa hiya risalatun saghiratul hajmi wọ́n ni wọ́n ni a ìwé pélébé ni tó sì kó kéré ní size kabiratul fa'ida ṣùgbọ́n tóbi láǹfàní azimatun naf'i so ó sì tóbi ní ìbẹnefìtì yẹn wọ́n ni ládàá kulli sahiha lọ́dọ̀ gbogbo ẹni tákídà rẹ̀ bá lálàáfíà ni o lọ́dọ̀ ẹni tákídà rẹ̀ lálàáfíà ẹni tí ó mọ̀ sọ́nù pé tíra àtẹ́jámọ́ pélépélépé so ẹni tí ó mọ̀ sọ́nù o so bọ̀ lọ́dọ̀ ẹni tí ó gbánù pé ah òun gbúrò ha so kọ́lá kíyàn ha náà ló dá so kíyàn ha kíyàn ha ó dá gẹ so wọ́n ni wa manhajin saqim wọ́n ni salikan sabila khairil mursalin wa manhajin mustaqim àti manhaj tó gúnrégé so ẹni tó bá rí báyìí sáàlìkàn lẹ́ni tí ń rìnà o sẹ̀bílà sáàlìkàn sẹ̀bílà ni àbí sáàlìkàn sẹ̀bílù àbí sáàlìkàn sẹ̀bílì ẹ Abu Muawiya kí ló dé sáàlìkàn sẹ̀bílì sáàlìkàn sẹ̀bílù Mm. Thank you kíjẹ ní àrọ́bù sáàlìkan sáàlìkan fún ààrẹ inṣáàlá kílẹ̀ pé hal ok sẹ̀bílù wọn kọ́ kí ni yóò gbà sẹ̀bílù ọwọ́ مضاف مضاف حال مضاف أح وفي وو bẹ̀sí fẹ́ fọ́mù sẹ́ntẹ́sì tí yìí fẹ́ wọ́ ẹ ti wà lórí ojú ọ̀nà pẹ̀yẹ kẹ́ẹ̀sí hmm? sáàríkàn sáàlìkàn náà kí ni sẹ̀bí kí ni yóò jẹ́ mẹ́rin àbúrún rẹ̀dà wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti sàlàyé sáàlìkàn wọ́n ní hálì bẹ́ẹ̀ ni wọ́n sì gbà ààrùn Abu Hud sáàlìkan kí ni sẹ̀bí ló jẹ́ hmm? ah, gbogbo yìí sọ the same thing ẹ̀sìn wọ́n bí naam Abu Sufyan kí ni ó jẹ́ sẹ̀bí Abu Hawya mọ́gbà ó yẹ kò sí maf'ulu bihi ni sabil sabil fa'il rẹ̀ wọ́n kọ́ Abu Hud àbí fi'il rẹ̀ wọ́n kọ́ àti fa'il rẹ̀ hmm. Hmm? salikan Different náà fíìrì lẹ́dà ìgbà tọ́lọ́run wá tiẹ̀ tún wá sí gbogbo ọ̀rọ̀ tó síwájú kò fẹ́ẹ̀ sí fíìrì kankan lẹ́ láti gbogbo ọ̀rọ̀ tó síwájú kò sí fíìrì ẹyọ kan báyìí ní gbogbo ọ̀rọ̀ ẹ̀rí lárọ́wọ́ báyìí um, Muhammad ni ẹ̀dún tẹ̀lé ẹ̀dún tẹ̀lé Muhammad ni fáìl ni fáìl ni ara náà fíàlì rẹ̀ dà abu mokubili fíàlì rẹ̀ ǹkọ́ ẹ́ kílẹ̀ pé ó ti kó sínú sáàlì kan tá ló kó síbẹ̀ ta ló kó síbẹ̀ so bẹ́ẹ̀ ni hálù wà náà ọ̀gá tó ma ń ṣiṣẹ́ amal al-fi'l oye so ya'malu amal al-fi'l so àbíkàtẹ̀ sọ pé ismu fa'il ismu fa'il ní bẹ̀ so ohun ṣiṣẹ́ amal al so wọ́n ló ṣe kini ohun ní nasìlì òun ló fún sẹ̀bílì ní kíni sẹ̀bílì ní násìbò oye so òun ló fún sẹ̀bílì ní kíni sẹ̀bílì ní násìbò wani sáàlìkan sẹ̀bílà khairil mursali lẹ́ni tí ní ojú ọ̀nà ẹni tó dájú náà àwọn òjíṣẹ́ walmọ́mini so àtẹ́yí àwọn olùgbàgbọ́ kí ni àwọn abu muhammadu kí ni muhammadu gbà sí muhammadun muhammadin muhammadans ẹwọ́n owó ẹ̀ ah, ẹ̀tún fún sókún muhammadu kí ni kó ẹnu ẹ̀rọ brown ẹ́ kọbàrù fún kí ni ara ẹ̀yí dó lórí ìrọ́bù tí yìí náà nìsáà so kò sí kọbàrù kankan bí alaikun sàmàtùlá ẹ́ abúbẹ́dà kí ni yàrọ́bù muhammad bí na'am kí ni yàrọ́bù muhammad àmú ma'áwíyà nǹkan kí ni yóò jẹ́ abu sufyan yóò mọ̀ jẹ́ náàtì ẹmọ́ ń dákọ náàtì púpọ̀ ara bádàlì ni kèsì náàtì bádàlì ni sáàlìkan sabila khairil mursali so khairil mursali ni muhammad so bádàlì ni khairil mursali na wal mu'mini so kèsì náàtì oye bádàlì muhammadin so muhammadin ni ó jẹ torí pé tó jẹ́ bádàlì fún oye so al-mubdal minhu ọ̀nà jẹ́ kíni ọ̀nà jẹ́ majrur wani wa as'alullaha wani mun bi roba an yakuna hadha sharhu wani pe ki sharhi yi mubarakan ko jẹ́ nǹkan albarka ọmọ ba si fi baraka sin tozo so alayya fumi wa ala qari'ihi àti fún ẹni tó kà wa qabla an abda bi sharh sheikh ubaydi ní ti wájú kí tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ma yaftahu allah bi alayya in tolo baba tó bá sin rọrùn fún mi min fahmi hadhihi al-aqida níbi àgbọ́yé àkídà yìí ẹwà wọn olùmọ̀ pẹ̀lú rẹ̀ rẹ̀ ìsì pé wa'allimukum yawm in ti bá sì kọ́ yín lónìí kí ẹ tún ti lè gbọ́ lẹ́nu ẹlòmí bóyá bàtẹ̀ bá fẹ́ wọ sàárè <laughs> oyi so ara àwọn olùmọ̀ ìrẹ̀lẹ̀ ní so ìrẹ̀lẹ̀ gbogbo wà pé ah in táwà ó kọ́ yín kẹtẹ́rẹ́lòmí tí ó kọ́ yín ah bóyá dínú odò ọ̀yí so gbogbo àwọn kan máa ara ọ̀ ẹwà àwọn olùmọ̀ pé in tó náà bá ṣe ń rọrùn fún mi min fahmi hadhi al-aqida níbi ìgbọ́ àkídà yìí èyàn ma nírẹ̀ lẹ fọ́rọ̀ ọ̀bẹ̀ wọ́n ni wọ́n kọ ja'altuha ala shakli masaila wọ́n ni mo ti wá tò lọ́nà pé a mọ̀ mú ní masáìlì ni tó èyí tí sharhu yìí fi wà tó wà pàgániyàn wọ́n ni tashilan alayya kó bá fi lè jẹ́ kó rọrùn wa ala àti fẹ́ni so dákọ̀ mas'ala kan ó ka gbogbo mas'ala yẹn a wà sára gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀kẹ́ pé ẹ̀yọkọ̀ kan lámàká wọ́n ni ra'aytu an uqaddima muqaddimatan wọ́n ni mo rí pé kí n ti síwájú ìtìsíwájú kan bayna yaday hadha wọ́n ni awwalan alákọ̀ọ́kọ́ la gharaba wọ́n ni kò sájòjì an yas'ala al-imam ní pé kí ẹni síwájú kó bẹ̀rẹ̀ al-hafiz al-muhaddith abu muhammad abdurrahman ibn muhammad al-ma'ruf ibn abi hatim abahu wọ́n ni kò sí nǹkan tó burú kó bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ wa abá zur'a àti abu zur'a arwaziyayi tá méjì wọ́n ni hádìí sàlátàtà asìlá wọ́n ni kó bí wọ́n ní àwọn àbèrè a mẹ́tẹ̀ta yìí wọ́n ni allati sataridu ba'da hádìí al èyí tó sì pé yóò wà lẹ́yìn muqaddima yìí so wa idahu kashfi hádìí al ìjájójì ilé indama yastagrib dhalik lọ́dọ̀ ẹni tó bá ṣe pé ilé ìjájójì fún pé ah kí ló dé tí ń bèèrè irú nǹkan báyìí wọ́n ní imma li qillati fahmihi àgbọ́yé rẹ̀ kéré aw li talbisi alayhi àbí nítorí pé nǹkan dàrú mọ́ lọ́wọ́ ahawwana fi ìmá wá ẹ̀kọ́ irú tíra yìí aw li asbabi ukhra àbí nítorí àwọn àdími wa umur wọ́n ni àti àwọn alamari mi wọ́n ni al'amurul awwal alamari alawọ́kọ́ anna hadhihi risala ní pé ìwé yóò wà ma shabahaha àtàwọn nǹkan tó bá jọ mimma agbọ́nrin yìí gan so ó gbárùkù ti agbọ́nrin àdìsọ́kàn àwọn mùsùlùmí lè annahu asluddin torí kọ́ wọn ní ìpìlẹ̀ ẹ̀sìn wa asasuhu àti in tó jẹ́ foundation rẹ̀ wa huwa zubdatu risalat ohun gangan ni mùdùmùdù àwọn nǹkan táwọn èèyàn kọ wọ́n ní ittafaqata ala ala da'wati ilayhi wọ́n ní ẹnukò lórí ìmá pèpè lọ sí jami'un nubuwat gbogbo nǹkan táwọn annabi ọlọ́wọ́ bá mú wá bad'an bẹ̀rẹ̀ min nuh látọ̀dọ̀ nuh awwalir rusul aláwọ̀kọ́ àwọn òjíṣẹ́ ila muhammadin lọ́sọ́dọ̀ muhammad khatimihim ẹni tó jẹ́ olùgbẹ̀yìn fún wa alayhimus salat wassalam ajma'in wa hakum ba'd al adilla wọ́n ní eléyìí ni àwọn apákanú àwọn ẹ̀rí pé àkídà ò ní pé nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn ni in tí ẹ kíyàn gbárùkù ti ni wọ́n ni awwalan aláàkọ́ min kitabi rabbina ní tírà olúwawa at-tanzilul karim asọ̀kalẹ̀ alápọ̀lẹ̀ alladhi la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfi ètò sí pé àánú olè wá níwájú rẹ̀ kò lè wá níwájú rẹ̀ àti ní ẹ̀yìn rẹ̀ tanzilun asọ̀kalẹ̀ hamid ọba ẹ̀yìn qala ta'ala Allah bá sọ pé wa ma arsalna min qablika ààrán síwájú rẹ̀ min rasuli nínú òjíṣẹ́ illa nuhi ilay àyàfi ká sọ kalẹ̀ fún annahu la ilaha illa ana fa'budun ní pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi mi o kẹyà sí kìí kẹyà jọsìn fún mi wa qala ta'ala Allah bá sọ pé wa laqad ba'athna fi kulli ummatin rasula àti gbédìde ní gbogbo al'umma òjíṣẹ́ o a ní àbúdó nítorí kan bá fi lè jọsìn fọ́nà wàjítẹ́nibù tọ́gùt kásì lè jìnà sí àwọn òsà wọ́n ni wàkọ́lá ta'ala wọ́n rọ́bà ti sọ fi kìtọ́bìnà níbi ìbáwà sọ̀rọ̀ mímá anzalahu ilayna min tọ́ríkì nabiyyina muhammadi níbi nǹkan tó sọ kalẹ̀ fún wa láti ipasẹ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam ní kí ọlọ́ni wa qada rabbuka olúwa rẹ̀ ti sé lófin kẹsì máa ṣe kíni kẹ máa ṣe dára sáwọn omi méjì faman kana muta'ammilan hadhihi al-ayat wọ́n ní ẹn tó bá ronú sí àwọn ayat yìí wa ma fi ma'naha àtàwọn nǹkan tó tó ní ìtumà rẹ̀ tó kó ìtumà rẹ̀ sínú min ayi nínú àwọn aya so ayi jam'u aya ni oye so min ayi tanzilil karim nínú àwọn aya asọ̀kalẹ̀ alápọ̀lẹ̀ wọ́n ní wa huwa ashharu min an yuzkar wọ́n àwọn àyà yìí sì gbajúmọ̀ jù pé ká túnmọ̀ sọ́lọ wa aktharu min an yuhsar ó pọ̀ jù pé ká lè lé gbogbo wọn lẹ̀ lọ wọ́n ní tabayyana lahu wọ́n ní yóò hàn sí anna asla hadha din ní pé ìpìlẹ̀ sí yìí wa huwa dinul islam tó sì pọ̀hùn lẹ́sìn islam alladhi ma ba'atha Allahu ibad lọ sọ́dọ̀ àwọn ẹrú bidinin siwa pẹ̀lú ẹ̀sìn mi tó yàtọ̀ sí wọ́n ní asluhu amron wọ́n ní ìpìlẹ̀ sí yóò nǹkan méjì ni o al'amrul awwal aláwọ̀kọ́ ad-da'watu ila ibadati llahi wahda ọlọ́wọ́ bá ń pèpè pè wá sí ká jọ́sìn fún òun nìkan ṣoṣo wọ́n ní so àwọn nábì ọlọ́wọ́ bá eléyìí ni ìpìlẹ̀ aláwọ̀kọ́ fún wọn wọ́n ní ad-da'watu walmuwalatu fi wọ́n ni àti kíyàn máa mú àwọn ọ̀rẹ́ àtọ̀tá lórí ẹ̀ wa takfiru man taraka àti ìpè ní kèfèrí ẹni tó bá gbéjù sílẹ̀ ìjọsìn ọmọ ọba wọ́n ni al'amuru thani alamari alkeji at-tahdhiru mina shirki ìkìlọ̀ níbi ẹbọ fi ibadatillah níbi ìjọsìn ọmọ ọba wal àlàyé tó kà ní ká pé ìjọsìn o ẹ̀tọ́ Ọlọ́run ọba nìkan ṣoṣo ni fala hadda fiha li malakin muqarrabin wọ́n ni kò sí ẹ̀tọ́ fún màláíkà tó súnmọ́ ń bẹ̀ alayhimu salatu wassalam wala ni nabiyyin mursalin bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀tọ́ fún annabi tánà níbi ìjọsìn Ọlọ́run ọba walmu'adati fi àti mú ẹ̀ ọ̀tá àwọn ẹlẹ́bọ̀lọ́ta mọ́mọ́ ọlọ́rẹ́ wọ́n ni wa takfiri man fa'alahu àti ìpè ní kèfèrí gbogbo ẹn tó bá ṣẹbọ wa la'allahu ya'ti mazidu tafsir wọ́n ni àlàyé yóò tún padà wá fi thanaya níbi àárín gungun ma yu'rad min masaili hadhihi risala àwọn nǹkan tí a ma bá wọ́n ni annal anbiya alaihimus salatu wassalam àwọn nabi o dinuhum wahid ẹ̀sìn wọ́n yẹ ọ̀kan ṣoṣo ni wa fi sunnati sahiha wọ́n ni níbi sunna níbi ẹgbàwà tó lálàáfíà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n ni al'ambiya'u wọ́n ni àwọn ambiya'u ikhwatun li'allat wọ́n ni ọmọ ni wọ́n jẹ́ fún bàbá kan wọ́n shatta wọ́n ni àwọn ìyá wọ́n ní wadinuhum wahid so ẹ̀sìn wọn sí rẹ̀ so ẹ̀sìn wọn ẹyọ̀kẹ́nà ni so ẹ̀sìn wọn ẹyọ̀kẹ́nà ni so tashbihi ó wà baligh gan so tashbihi tó wà baligh ni so anabi sallallahu alaihi wasallam sọ wípé pípọ́n sí rí gangan náà ni ọ̀yẹ́ so wọ́n gangan ni oye so won ni fi sahihayn wọ́n ní nínú sahihayn wọ́n an Anas radiyallahu anhu wọ́n ní anna nabiyya sallallahu alaihi wasallam qala wọ́n qala li Ubay ibn Ka'b wọ́n ni inna allaha amaroni wọ́n ni eh, ọlọ́wọ́ bá pàmí láṣẹ an okiri akal qur'an ní pé kí n ka qur'an fún wọn allahu akbar so wọ́n ni qala allahu sammani lak so ubayy ó wá sọ fún annabi pé ọlọ́wọ́ bá dákọ̀ mi fún ọ qala na'am ó ní ni qala wa qad dhukirtu 'inda rabbil alamin ubayy ibn ka'ab tún ó tún yà lẹ́nu pé ah, ọlọ́wọ́ bá dákọ̀ mi ẹwọ ọlá ìtúnbẹ fún Ubayy Ubayy ibn Ka'ab so Ọlọ́run bá fẹ́ kí ẹ̀sìn máa lọ káwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ lọ so Ọlọ́run bó sì níyàn fún kó tan ẹ̀sìn rẹ̀ ká àbí ìmẹ̀sìká so lódodo ní nǹkan tó jẹ́ òdodo bẹ́ o àyàfi ẹni tọ́lọ̀ ọba

ní má ti kú ẹlẹ́ lọ máa bẹ́ẹ̀ tó wù yín àmá tí mo wà láyé ògbẹ̀n tó bá fi kọjá mi sọ á fi kọ̀ ní òyà jẹ́ oye sọ ara wọ́n ni wakọ̀dù kìrì tó inda rabbil alamin wọ́n dákọ̀ mi lọ́dọ̀ ọba àgbáláyé wọ́n ni qala wọ́n ni àwọn ojú rẹ̀ wá ń ṣe kíni ojú Ubay ibn Ka'b wá ń dámi oye so ojú Ubayy ibn Ka'b wọ́n sí kíni ó wọ́n dámi so wọ́n ni wà fi riwayati Ahmad wa Tirmidhi wọ́n ni an Abi Zar ibn Hubaysh wọ́n ni an Ubayy qala qala li Rasulullah wọ́n ni òjísẹ́ ọlọ́wọ́ bá sọ fún mi ni pé inna Allaha amarani an aqra'a alayk ọlọ́wọ́ bá pàmí láti pé kí n sọ́nà ọba wá káyà ìfún pé orí àwọn tí wọ́n ṣe kèfèrí nínú àwọn tí ọlọ́wọ́ bá sọ tíra kalẹ̀ fún wal mushriki àtàwọn olùsẹ́bẹ̀ wọn ò ní jẹ́ munfakina wọn ò ní yẹ wọn ò ní bò lẹ́ni tí wọ́n pín yẹlẹyẹlẹ hatta ta'tiyahumul bayyina títí tí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tí ó ṣe jà níyàn ara hmm? hatta ta'tiyahumul bayyinah tó jí tí òdodo ẹ̀rí tí ò sí jà níyàn yóò wà bá wọn hatta ta'tiyahumul bayyinah ara tó wáyé pé well alisọ na rasulun min Allah but albayyinah bẹ́ẹ̀ tíra Ọlọ́run bá subhanahu wa ta'ala ni so tíra Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú rasulun min Allah wọ́n ni òjíṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run bá so alìsọ bẹ́ẹ̀ na pé rasulun min Allah so yatlu suhufan mutahhara tó ń ka àwọn kíni tó ń ka tíra kíni tó ń ka tíra tó ní iyì ó wà náà rẹ̀ wọ́n ni wà máa tafarraqa alladhina utul kitab àwọn ta fún tíra àwọn òkun yàwó illa min ba'di ma ja'athumul bayyina àfìgbà tí ìmà àmàdájú tó wá ṣe kíni tó wá bá wọn oye àfìgbà tí ìmà àmàdájú tó wá ṣe kíni tó wá bá wọn oye nípa ìpínyà so tọ́nà bá ti fáwọn èèyàn ní mẹ́ta ọ̀nà bá ma ń dánwò pẹ̀lú ìpínyà ni so in tí yíò ma sọ ni pé kọ́mọ̀ ìpín ọwọ́ èèyàn ni ìpínyà ó ti wáyé so torí alfurqatu azab ìpínyà ìjìyà ni o so ìpínyà ìjìyà ni látọ̀dọ̀ so inna ad-dina 'inda Allahi al-hanifiyya sanabi wa sọ̀rọ̀ ti pé a ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run in tó makanga so ghayrul mushrika kìí ṣe ìtò jẹ́ tẹlẹbọ wala yahudiyya bẹ́ẹ̀sì ni kìí ṣe yahud wala nasraniyya bẹ́ẹ̀sì ni kìí ṣe nasraniyya ila akhiri sura lọ sí di ìgbẹ̀yìn sura náà wọ́n ni wa qad kana hadha dimna ayat tilkumu sura wọ́n ni ilé ok wọ́n ni inna dina inda allahi alhanifiyya ina wọ́n lọ́wọ́n wà nù kíni wọ́n lọ́wọ́ nù sura ina ni ghayrul mushrika so wani wa qad kana hadha dimnu ayati tilkum as-sura wani àwọn àwọn kan tan kai ó wà nu àwọn aya sura itele lakinnaha nusikhat tilawatuha wọ́n pa kini wọ́n padà abrogate kíkà rẹ̀ wa baqiya hukmuha ìdájọ́ rẹ̀ wọ́n ṣe kini ó wà ńbẹ̀ so ẹ wá àǹfààní ẹ wá àǹfààní tí sheku be itu mu wá fún wa báyìí so àwọn àǹfààní yìí pọ̀ gan in tí yan ní bùkátà láti fi padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ so kí yẹn fi mọ́ tẹ́yàn mọ̀ tẹ́lẹ̀ wọ́n ni kí yẹn ma lo tíra wọn kí yẹn ma kàtíra wọn wọ́n ni wa hadha al-bahr ya'ti fi maddati usul at-tafsir wọ́n ni àlàyé ilé níbi usul at-tafsir ni ó ti wá wọ́n ni fabana eh, eh, judaism wa nasraniyya àti christ christianity diyanat samawiya ní pé ẹ̀sìn sama ni ha wọ́n ní kama annal islam dinun samawi gẹ́bẹ̀ ìsẹ́ pé islam náà ẹ̀sìn sama ni wallahi wa billahi wa tallahi wọ́n ní sẹ́kù bèèdì sọ pé àwọn pẹ̀lú Ọlọ́run Ọba àwọn búra pẹ̀lú Ọlọ́run Ọba àwọn tún búra pẹ̀lú Ọlọ́run Ọba àwọn tún wá búra pẹ̀lú Ọlọ́run Ọba la yasduru hadha eléyìí ò ní jáde o illa min sinfayn minan nas àtọ̀dọ̀ àwọn èèyàn méjì ni ọ̀rọ̀ burúkú báyìí ó ti jáde wọ́n ni ahaduha aljahil aláìmọ̀kan tí ó wá mẹ́sìn alladhi yantiqu bima yasna wala ya'i wọ́n ni gbogbo tó bá gbọ́nà ní máa ń sọ kò sí kíni kò gbọ́yí wa huwa kaunuhu yuraddidu kullama yulqa ilayhi gbogbo tó bá ti sọ fún náà ní máa ń ṣe kíni gẹ́gẹ́ bí àwọn tó bá ń sọ̀rọ̀ bóhun wọ́n sí máa ń lọ sí máa ń bọ̀ láàrin àwọn àpáta àwọn òkè

so shamir an sa'id an sa'id al-jidd sheikh rabi man so gan so ní pé shamir an sa'id al-jidd fi talab al so woni shamar an sa'id al-jidd o we larbawa ni in to tuma ní pé kíni kéèyàn ní gbìyànjú sí nǹkan kéèyàn ní gbìyànjú sí nǹkan ko sama nǹkan so woni shamar an sa'id al-jidd lit-taqrib wọ́n ló ní gbìyànjú láti láti ṣe papọ̀ láti súnmọ́ bayna dini Allahi al-haq láti eh, kíná ń láti bring closer láàrin ẹ̀sìn ọ̀nà ọba tó jẹ́ ẹ̀sìn rodo alladhi tafakọta alayhi kullu risalat tó sì pé gbogbo ìránṣẹ́ lẹ́nukòlé lórí wà bayna al-batil àti ó fẹ́ bring papọ̀ ó fẹ́ kó papọ̀ ẹ̀sìn Islam àti àti anu min milal yahud inú ẹ̀sìn àwọn yahud والنصارى اتان يسعون نصارى وغيرهم اتان مينا ان فيجب الحذر ولقم دلكين صرا على المسلمين فمسلمين والمسلمات اتي او مسلمين لبني ممن يفرع ممن يرفع nínú ẹni tó bá ṣe pé ó ń gbé àkírọtàhù bí hadhihi dáwà ó ń gbé ẹrù rẹ̀ pẹ̀lú dáwà yìí ni annahu imma jahilun bí dáwà ti nabi sallallahu alaihi wasallam wani yálà pé aláìmọ̀kẹni nípa ìpìpì annabi sallallahu alaihi wasallam wa da'wati sabiqin àti ìpìpì àwọn tó síwájú lahu àwọn tó síwájú rẹ̀ min al-anbiya'i war rusul aw kadhdhabun muftarin àbí olùparọ́ olùhunkan olùparọ́ olùsíkíní olùhunkan wọ́n ni athalith ẹ̀rẹ́kẹta anìyàta bi hadha al-bab ìgbárùkù ti ìpìlẹ̀ sin yíò wasiyatul anbiya a ọ̀rọ̀ asọ́kalẹ̀ ma'a sa'iri umamihim pẹ̀lú àwọn èèyàn wọn wọ́n ní alam taqra qawla Allahi azza wa jal sẹ́yìn ò káàrọ̀ lọ́wọ́ bá ní pé wa wasa biha Ibrahim Ibrahim fi sí ọ̀rọ̀ asọ́kalẹ̀ banihi fáwọn rẹ̀ wa Yaqub àti Yaqub náà ya bani yíwọ́n sọ fún pé ẹ̀yin ọmọ mi ò inna Allaha astafa lakumud-din ọlọ́wọ́ bá ti sàyín fún ó sàsàyàn yín fún ẹ̀sìn yíò fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kó àyàfi kékẹ́ jẹ́ musulmi ò wa Ibrahim abul anbiya ibrahimu bàbá àwọn annabi ni alladhi umira nabiyuna tí wọ́n pa annabi wa an yattabi'a millatahu ní pé kó tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ thumma awhayna ilayka lẹ́yìn náà wá sọ kalẹ̀ fún ọ an ittabi' ní pé kó tẹ̀lé millata ibrahima hanifa ojú ọ̀nà annabi ibrahimu tó jẹ́ olùjọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo wọ́n ni fi ayati ukhra àti ní àwọn ayamina wọ́n wọ́n ni ẹ̀ka ẹsẹ́yìn وهو يشنع على اليهود طلعوا بان للوية ويهود والنصارى تاو نصارى الذين يدعون أو تمن قيق مرا أنهم على ملة إبراهيم إبقى هو لوري آه ملة نبي إبراهيم كذبا وزورا ní ìparọ́ àti ìhunjọ wa buhtanan àti ìfẹ́ ìfi ìhunrọ́ wọ́n ni wa kadhalika Quraysh wọ́n ni bákaná àwọn Quraysh náà taqlidan lil yahud wọ́n so ilé ní ìtẹ̀lé àwọn yahud wa nasara fi hadhihi da'wa níbi ìpìpẹ̀ yìí nípé àwọn wà lórí ẹ̀sìn anábi ibrahim ni wa huma abadatu awthan wọ́n sì jẹ́ olùṣẹbọ wọ́n ní hina bu'itha rasulullahi ilayhim nígbà tí wọ́n gbé òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí wọn am kuntum shuhada ọlọ́wọ́ bá ní sẹ́ abẹ́yìn jẹ́rì ni idh hadara ya'qub al-maut nígbà tí ikú dé bá anábi ya'qub ẹwùn ká o kí ó sì pé lọ́bá wọ báńkì mi ọlọ́wọ́ bá náà sọ nígbà fẹ́ kú ni pé idh libanihi ni wọ́n sọ fáwọn rẹ̀ ma ta'buduna min ba'di kí lẹ máa jọ́sìn fún ní bá lọ́tẹ́ qalu na'budu ilahaka àmọ́ dáadáa bàbá ẹlẹ́sẹ̀ tí yẹn daddy that's for you qalu na'budu ilahaka wọ́n ni a jọ́sìn fún Ọlọ́run Ọba rẹ̀ wa ilaha abaika àti Ọlọ́run Ọba àwọn bàbá rẹ̀ Ibrahim ti Ibrahim wa Ismail àti Ismail wa Ishaq ilahan wahida Ọlọ́run Ọba yọ̀kan ṣoṣo wa nahnu lahu muslimun a sì fún wani arwabi' wani ẹlẹ́kẹni anna jami'a a'immatil ilmi wal iman wani gbogbo àwọn ẹni síwájú nínú ma àti ìgbàgbọ́ wa din àti ẹ̀sìn min hadhihi millati mubaraka níbi ẹ̀sìn alalbarka yìí millati tawhidi wa sunna wani wani a wani kullihim wani gbogbo wọn awsọ bi hadha wọ́n ṣe àsọtẹ́lẹ̀ pẹ̀lú ilé wani fa wani gbami takunul wasiyatu wọ́n ni yóò jẹ́ pẹ̀lú wàsíyà walhaddu àti ìsẹ́n lójó kòkòrò wà tahridu àti ìgbaniníyànjú bina'an ala su'alin wọ́n ni ó lè wá lè ìbéèrè kama fi hadhihi risala gẹ́bọ̀rẹ̀ sí wá níbi tíra yìí wà ahyana nígbà mí bidafi alhal in ti situation bá bukata ni bí an yaro alimun gẹ́bí síwájú kẹ́ hajjatun nas àbí hajjatan nas ìní bùkátà àwọn èèyàn ìlàlfíkì fi dinillahi níbi àgbọ́yé níbi ẹ̀sìn ọ̀rọ̀ ọba ammatan lápapọ̀ wa ra'suhu wọ́n ní èyí tó wá ṣe pàtàkì jù nínú gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ ọba yóò èyí tó jẹ́ ọ̀gá rẹ̀ fíkúrí àti kọ́d àgbọ́yé àdìsọ́kàn fayubayyin linnas yóò wá sára fáwọn èèyàn ma bihim ma bihimul hajjatu ilay ìtàn ní bùkátà sí so yóò sàlàyé fáwọn èèyàn tán sí kíni ìtàn ní bukata sí so ilé jẹ́ mọ̀kọ́dìmọ̀ Sheikh Ubayd ibn Abdullahi al-Jabiri fún tíra tí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó kún bẹ̀ àti ẹ̀rí nípa pé àkídà in táwọn annabi ọlọ́wọ́ bá wà lórí ẹ̀ so in tí wọ́n ṣe wàsíyà rẹ̀ fún àwọn tí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك